ìbéèrè alákọ̀ọ́kọ́ àwọn ìyàwó ni wọ́n béèrè wọ́n ní ìgbà tí ọkọ ò bá ṣe ojúṣe rẹ̀ wọ́n ti tẹ̀sí lórí ọ̀ pé bí ọkọ ọjọ́ mọ̀yáwá TMC ìgbéyàwó náà jẹ́ ọba sáàkì àwọn ẹ̀ṣọ́ ti pé ibi ẹ̀kú ṣe ẹ̀tọ́ ẹ̀kọ́ àṣẹ lórí ìyàwó wà á ṣe débi pé máa ń pa ìyàwó lẹ́kún púpọ̀ kí ni ìyàwó yẹn lè ṣe Bismillahirrahmanirrahim ọ̀rọ̀ tó wà ń ìsìn pé mo jẹ́ mo jẹ́ TMC mo jẹ́ tẹ̀bùlígì àti ọjọọ ọjẹ́ kọ́lá àǹsọ̀rọ̀ Islam kìí ṣe nǹkan rẹ̀ kí ọkọ má sì júṣe ẹ̀ ó juwó lọ kí ẹ̀ níkà fún ìyàwó ẹ̀ ara ìyàwó rẹ̀ ọ̀yá ó pìtì ẹ̀ ìmọ̀dóbìnrin obìnrin wá ní ìpa wọn lẹ́kún nígbà tí pàwọ̀ bá ti ká mọ́ láàrin ara wa a fi lọ torí ẹ̀ tó pé àìlè sọ̀rọ̀ dí gbogbo ẹ̀ gbàmí ń bẹ tọ́kọ àtìyàwó lè dáyẹjú wà láàrin ara wọn tó Islam ní tàbí ní Sharia court obìnrin ó lọ complain sí Sharia court bẹ́ẹ̀ lọ́kùnrin ó lọ complain ìyàwó ẹ̀ síbẹ̀ ó sì invite wọn wọ́n gbọ́ lẹ́nu wọn a tún wá rí láwọn àyè kan náà nílùú wa náà ṣe Sharia court Sharia committee ni ó wà l'Ékòó ó wà l'Ọ́yọ́ ó wà l'Ọ́ṣun ó wà a ń lọ fi tún wọn tí wọ́n bá ní dá sí tàbí àwọn tí wọ́n jẹ́ àfáà wa bóyá nínú islamic organization tàwà ní wọ́n tí a jẹ́ bí mission and bẹ́ẹ̀ tààrí gbìyàn dáadáa ni wọ́n ti wọ́n tó ní bá nǹkan jẹ́ àfilọ̀ wọ́n lẹ́nà àwọn òbí wa òbí ìyàwó òbí ọkọ àfilọ̀ wọ́n gbogbo àwọn ọ̀nà iná ni àfilọ̀ lẹ́yìn náà tó jẹ́ ọ̀rẹ́ ọkọ tó súnmọ́ a fi lọ a sọ̀rọ̀ yẹ fún wọn nígbàtí pa ọ̀bá ti lè ká ìtí bẹ láàrin ara wa a sì máa bẹ̀ lọ́hùn kíkà kákàmọ́ pàmára kákàmọ́ pàmára ó lè di nǹkan míì torí díẹ̀ bá bá ti ń sọ fáwọn èèyàn ara èèyàn máa túká sí tí nǹkan bá ń dùn mí nísìn bá ti sọ fà báyìí yóò dẹ̀kù tẹ́lẹ̀ bá lẹ́yìn náà ká sì máa pé ọmọ ẹ̀dẹ́ ẹ̀ láàmà jẹ́ èèyàn tán a sì máa lẹ́mí àfójì a sọ síwájú àti ká máa yáfi báyìí ṣe ní ẹ tààlà ìbéèrè tó ń tẹ̀lé ó fẹ́ ẹjọ́ ibi tí ẹ parí ẹ̀ sí tó wá jẹ́ bẹ́ẹ̀ gbogbo tó yẹ káṣe láṣe afẹjọ́ àbáǹsùn kò change pé kí ni àwọn fún máa ṣe wọ́n ní tí iná ọ̀bá tán lásọ ẹ wo iye àfisùn tí mo sọ ìyẹn tí mo ní kí àfisùn gbogbo yẹn láṣe gbogbo tó bá yẹ káṣe láṣe nígbà bá wá bá débẹ̀ yẹn lọ́wọ́ kú wípé àwọn olóyọ wà wò pé ṣé wọ́n continue marriage ni àbí wọ́n dá dúró ìyẹn ni Ọlọ́run sọ pé ẹgbẹ́ dìde ọ̀jọ̀gbọ́n lọ́dọ̀ ọkọ ọ̀dọ̀gbọ́n lọ́dọ̀gbọ́n àwọn afáwà sọ pé kìí sọ̀rọ̀ kọjẹ́ family abáti ma pẹ́ tó lè yanjú ọ̀rọ̀ ní olè má family torí díẹ̀ àwọn wà wòye sí pé tó sí ẹ̀lẹ̀ continue àmọ́ ìlú kan ní ọba continue ó ṣe tọ́láàkù náà ni pẹ̀lú mọ́jẹ̀mú tọ́láàkù pẹ̀lú ẹ̀kọ́ ẹ̀ àti ètò ẹ̀ bí wọ́n ṣe ṣe ní ẹ̀nà lọ padà ìyẹn ni wọ́n sọ pé àgbọ́dọ̀ fi omi àgbọ̀fí kọ́ bí a sọ káwà dì mọ́lẹ̀ kò jẹ́yàwó kùsẹ̀kọ́ jẹ́yàwó kò dìjẹ́ ń dá àkọsílẹ̀ ọ̀rọ̀ ẹni kí wọ́n ní ìyàwó tí ó gbọ́ pé ọkọ ẹ̀ fẹ́ ṣe ó fẹ́ fẹ́ ìyàwó kejì ọ̀fẹ́ sí mọ́sán àbí jù bẹ́ẹ̀ lọ inú rẹ̀ wá dùn bí ìtorí pé ọkọ yẹn gan òkú tẹ́hùn gan náà lọ́rùn kò ṣe tó yẹ kó ṣe pé àwọn ẹ̀tọ́ ẹ̀ iṣẹ́ lẹ́ṣẹ̀ ní ìyàwó yẹn àbúdá bẹ́ẹ̀ yóò bá ní àìfò oránró akìsíkí ni a kìí fi oránró àwọn ọkọ̀ ọkọ̀ ti sàìṣe a sọ̀rọ̀ fún náà ni kò tó burú kí obìnrin fi bínú hàn o gbọ́gbọ́dọ̀ wà nọ́mà kìí ṣe bínú tí ó ní control kìí pé ká máa ṣe pé pé òní kò ní rójú tó ẹ̀ ìtọ́pọ̀ lọ́dọ̀ obìnrin nìyẹn wọ́n náà mọ̀ pọ́pọ́ ẹni tó bá ti kọlù ọkọlù gan èyí máa ń sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìyá lọ́kùnrin òótọ́ ní Islam ní káfẹ́yàwó méjì ṣùgbọ́n pẹ̀lú ètò ni pẹ̀lú ẹ̀kọ́ ni agbọ́nsọ́fọ́ obìnrin náà pé Ọlọ́run ló ní kí a ṣe wọ́n nìdí kí a ní sùúrù kí a lágbàmọ́ra kìí ṣe pé ọ̀sọ́nà mẹ́ni kan náà láàmà wí pẹ́lẹ̀ bá ráwọn obìnrin míì tó ó sì mẹ́nu àwọn obìnrin tí a ń pè mí stars àfáàwọ̀ ó ti fẹ́fẹ́ àwọn kejì láti bí ọdún mélòó kan ó sọ fáwọn àfá àwọn bá mójútó ẹjọ́ ẹ bá ń dá sí obìnrin náà ni òyàwó lé bẹ́ẹ̀ ni pé òun gẹ́lọ́gọ́ pé tókọ̀ máa fẹ́ fẹ́yàwó ẹni báyìí mọ̀ fẹ́ kọ́ fẹ́ ó sì fẹ́ kò sí wà ládẹ̀ ni wọ́n jẹ́ oúnjẹ tẹ̀gbẹ́tàbúrò orí lásìrí torí díẹ̀ ẹ jẹ́ ká ṣe sùúrù àwọn obìnrin káwọn ọkùnrin náà ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà wọ́n ní ṣó lẹ́tọ̀ fún ọkọ kí ó fẹ́yàwó míì wọlé ó ti sọ pé ohun bàjẹ̀bà fẹ́ ìtàlọ̀wó fẹ́ sí ẹni wọ́n bóyá kejì ní àbíkẹta ó rẹ̀ lọ pé wọ́n ní fẹ́ sílé ìyàgbìyà tó wà náà sọ pé ibi tó bá wù yẹn fẹ́ sí nígbà tó padà yá kò padà wá gbé wọlé wọ́n ní ṣe ó dáa ṣe ó lẹ́tọ̀ọ́ fún ọmọ ọ̀dá ni ọ̀dá ọ̀dá torí pé ọ wà ní ṣùrùt wà ní condition tó fi gbà torí díẹ̀ ṣùgbọ́n obìnrin tó sọ̀rọ̀ iná rẹ̀ tàbá bí léèrè mọ́jẹ̀mú yẹ ẹ̀kọ̀ lákọọ́lẹ̀ àbọ́lákọọ́lẹ̀ ní ọlákọọ́lẹ̀ kò sí lẹ́lẹ́rí tó dẹ̀ bá délé ẹjọ́ wọn nígbà wọlé wọ́n sí gíní wọ́n nígbà wọlé ìjọ́ tí wọ ìyàwó ẹ àbí ẹ bá ń dúnàdúrà lórí kankankan yọ kọọlẹ̀ ẹ̀sẹ̀lẹ́rí sí bí ẹ̀bá fẹ́ yí àkọọ́lẹ̀ ìpadà yọ́ bẹ ẹni mọ́sí ìtùgbọ́njọ́ dẹ̀ ń sọ orí ìfẹ́ gbóná inẹ́lẹ̀ fi sọ nígbà tó sì ti rí òwò ẹ̀tọ́ ojú ẹ̀ ti dá ó bẹ̀rẹ̀ sí yí ó yí òfin padà lórí ẹ̀ tó ṣe ókùn díẹ̀ káàdó ṣùgbọ́n mo wá ń bẹ̀rù obìnrin bẹ́ẹ̀ kó láfaradà ó gbà bẹ́ẹ̀ bọ́lọ̀ ṣe kádàrá nù gbogbo ẹ̀tọ́ bá ń fẹ́ náà kọ́lá máa kí ni ó fà á tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ tọ̀láàkì tí à ń rí akọ̀rẹ́ ní sílẹ̀ tí mo wáyé látọ̀dọ̀ àrùsùn náà ni mo ṣe bí bẹ́ẹ̀ni alùsúnnà gbólóhùn yẹn gbólóhùn tó kẹnu ni hmm. gbólóhùn tó kẹni tó kẹinú gbogbo alùsúnnà kọ kan àwọn alùsúnnà kan ó gbajúmọ̀ lọ́dọ̀ wọn bẹ́ẹ̀ èmi tí wọ́n bá yín sọ̀rọ̀ iná alùsúnà ní mi bẹ́ẹ̀ ni àtèmi náà ó sì wá ní TMC ó sì ń sọ nígbà bẹ̀rẹ̀ sí fẹ́ yàwó jọ́nà lọ́rùn ní tó lé ní ọgbọ̀n ọdún téèdì sí nígbò ẹ bá fẹ́ yàwó tẹ́kọ́ fẹ́ a record tọ́lák we don't have record tọ́lák àbá masakure ọdúgbò tó fẹ́ yàwó ẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀rí 1999 èmi mo fún yàwó tó díye kò sí wàhálà kò sí kíni kò sí wàhálà tí wọ́n wà ní súnà kan bẹ alátọ̀wò làwọn alátọ̀wò ní àìpẹ́ yìí afẹ́ afẹ́fẹ́yàwó náírà kan nìbàdàn na bá débẹ̀ ní bá ń wò wá wọ́n sòkòtò wọ́n wọ́n gbọ́n wọ́n lẹ́ẹ̀ nífẹ́ máa ń bí kí ló dé wọ́n dá kọsítà tí ó dé ní mẹ́fà fún wa táà kan ti fẹ́ jẹ́ ti kọ̀ọ́lẹ̀ omi ìbí ma kan omi ìyúnú omi ìmọ̀ méjì wọ́n nílò ara yín báyìí náà ni wọ́n wà ń ta o àwọn kan ò tómi lọ́jọ́ orí mẹ́rin ní bẹ́ẹ̀lì wọn wọ́n sì kọ mẹ́rin lẹ̀ bẹ́ẹ̀ni amárawà náà kò tí tó sùkọ́ ní ìsìn asemáríjì kan ní mazatẹ́pẹ̀ ní májìlì súnà ní ọkọta wọ́n pè ní wọ́n pè inú àwọn lọ́yà wa lọ́yà iskil wọ́n wà náà sẹ̀ríà ó wà ń sọ ní ustaz ẹbá àwọn èèyàn sọ lórí tọ́lák ó ní ọdún tọ́lọ ìlásán tọ́lák ìtàwọn sí òdín ní 1000 sísá ní pẹ̀lú nìkọ́ọ̀pù bẹ́ẹ̀ débàdàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dógùn bẹ́ẹ̀ torí pé àgbélé bí kẹ́kà gbélé lórí kò sẹ́kọ́ kò sí ètò ṣé ọmọ mi jẹ́ ń fẹ́ tí wọ́n gbà yúndà bàbá ẹ̀ bàbá kan bẹ́ ń jẹ́ sàmbẹ́ yẹn tójúmọ́ ni máa ń ṣépè skúl ọmọ ẹ lọ nígbà tó fojú kan ọmọ ló gbé dání pẹ́kẹ́ olóòdì sí márì lẹ́yìn ihun wọ́n dì kílá bàbá ń kèfèrí torí díẹ̀ ẹ̀yẹ ló wà torí ẹ̀ la gbọ́dọ̀ tẹnu mọ́ ẹjẹ́ afábalẹ̀ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ẹ má fi ẹ̀sìn ẹ má pẹ́ ẹ̀sìn kẹ́bí bẹ́sìn jẹ́ wọ́n sọ wọ́n lùsúnà gbogbo alùsùnà kọ́ ò àwọn kan inú àwọn kí ni alùsùnà náà wọ́n ní àwọn máa ń kọ̀ láti fún ìyàwó àwọn ní owó oúnjẹ látara pẹ́kọ̀ òkírun tí sí táwọn ṣe dáa ṣé àfáà tó béèrè question ṣé ń gbà tó bá fún lówó oúnjẹ yẹn sí wá ń kírun ìbéèrè ní oòrùn alẹ́kò kí ya sọ wọ́n mọ̀ wala. ninu ẹ̀yànjú wàhálà ọba tó bá wà bẹ́ẹ̀ ọkọ̀ lẹ́ni that is anábì ní àtàwọn ìmọ̀ mùsùlùmí láti kèfèrí nírun wà pé ọyọ̀ ń dẹ̀ wà yóò ń dẹ̀ tó ti yé ó sì ń bẹ lọ́dọ̀ àwọn tọ́láàkù rọ́jí bọya tó bá fi dánwò tó kọjú sí tó bá bẹ́ẹ̀ pé tán tó bá mú kírùn tó bá mú lògbò ọ wà dá padà tó bá jí gbà bẹ́ẹ̀ yọ́ ma lọ wà kọsílẹ̀ náà ni ìyẹn ní ìmílẹ̀ sọ nítumọ̀ tó bá tún wá pé òfin lówó ń obìnrin tí ó yarí mọ́kọ̀ ẹ̀ lọ́wọ́ ọ̀nà ògbélé mọ́ tọ́kọ bá ti jáde ọ̀nà jáde ni tọ́kọ bá pàṣẹ ọ̀nà pàṣẹ nítorí pé ọkọ ti fẹ́ mọ́sílá ẹ̀yẹn sọ̀rọ̀ dálẹ́jọ́ àbí kí ọkọ àti ìyàwó jókòó báyìí kọ́kọ́ wí tẹnu ẹ̀ kí àwọn wí tẹnu ẹ̀ káwà wo bí ó kù sí níbo lọ wrong a lè dá àyàn pé kò ṣe yes or no yóò bá ní agbọ́ ẹjọ́ ẹnìkan dá ó ti dọ̀rọ̀ abẹ́lé àwọn ilé ètò wọ́n á sí ètò tó ẹgbọ́n ti bá wà ń bí ó lè wà rí wa wọ́n mẹ́jẹ́ máa ń rí mi bàbá ikú láti rímísìlì bá fẹ́ rí ọmọ tọ́rọ̀ bá jẹ́ ti dàrúnú ẹbí láti rímísìlì ti gbádẹ́hùn fún ìyàwó wa pé i love you torí tọrọ mẹ́lá ṣùgbọ́n gbà tó padà yọ rẹ́ni tó wù tó bá fẹ́ fẹ́ wọ́n ní ṣe ó lè yí àdéhùn yẹn kò lè dá ìyẹ́ lẹ́ẹ̀kan náà yọ́ fẹ́ ìyàwó ni àdéhùn dá sí ọfẹ́ yẹ o gọ́dẹ̀ mi ẹ̀ fíkì lẹ́ ń bèèrè ọ́pẹ́nu fíkì wọ́n bá ní fíkì pé ṣé obìnrin lè fi ṣe condition pé tí òun bá fẹ́ ọkùnrin yìí ọkùnrin yóò gbọ́dọ̀ fẹ́ yàwó léhùn ẹgbọ́mìnì àwọn afá wa ń dáàmù lé lórí Imam Ibn Hanbali ó ní bẹ́ẹ̀ mo ti bá náà sọ pé al-muslimuna ala shurutihim amùsórí mẹ́jẹ̀mẹ́jẹ́ bá dúó ń pọ̀ dúlé lórí òǹdó síbẹ̀ yẹn mọ́ Málíkì ní àà bẹ́ẹ̀ ni àníbì ní mẹ́jẹ̀mú mọ̀sílẹ̀ ṣòro ti ṣùgbọ́n ṣẹ́rì tó bá ti takọ Al-Qur'an àti súnà ànígbà wọlé lọ́dọ̀ amúnú máa ń bà lé lọ́dọ̀ tí ẹ̀ wọ́n tẹ̀lé òfin ẹ̀kọ́ gbọ́ fẹ́yàwó mẹ́nu lọ́dọ̀ Málíkì ó lè fẹ́yàwó mi ṣùgbọ́n yóò nígbàtàwà tó bí bá jọ ń dọ́wọ̀ ẹ̀kẹ́ àgẹ̀yọmọ kéèkèé ẹ̀dí ìfẹ́jọ yọkan lọ nígbà ah, wà láàmì ìnìfẹ́yàwó lẹ́ láyé àjọpá dọ́dọ̀ báyìí ni wà tọ́jọ́ kò tó sù ọ̀rọ̀ dé gbogbo ẹ̀dé wà ń fẹ́ dá wà láàlẹ́nu lé ọgbà pẹ̀lẹ́pẹ̀lẹ́ àti pé wọ́n ọ̀rọ̀ tàbá kẹ́kọ̀ọ́ ìsìlámù dáadáa àìdúrọ̀rọ̀ bẹ́ẹ̀ pani àwọn kan bẹ tí èyàn fi panu pẹ̀lú obìnrin àwọn kan bẹ inú ní máa gbí tó tíye èyàn fi pàtó tẹ́ rí mọ fẹ́ fẹ́ yàwó kejì tẹ́ fi ń ṣeré yẹn ó lè o ó lè dálé yín rú tí ó dẹbí rú tí ó dáyé àtàlìká ma yín rú ẹ lórí ayé lòtọ́ ṣùgbọ́n lọ́dọ̀ olóẹ̀ ti ní problem torí èyàn gbọ́dọ̀ wà kí àpù gan ìsàbátá àjọkùn ìgbà mí ń bẹ ìmá di àbòsí fóbìnrin àfisàbòsí sí ni obìnrin mi ń bẹ ó jíyà jíyà jíyà jíyà jíyà nígbà wá rò pé ọ̀fẹ́ ah, gbádùn pẹ̀lú ọkọ yìí ọkọ̀ ni bàbá jẹ́ ìgbèlú ni wọ́n yí ságídí ẹ̀ ẹ̀bẹ̀ ó sì pàtàkì gan níjọ́ kan nìkan ni tí wọ́n máa gbàyàwó èyọ́ gbọ́yàndọ̀ lọ́dọ̀ ìyálẹ̀ kó tó fẹ́ yàwó kejì ni wọ́n pé ó carry along ìyàtọ̀ mẹ́lá ni permission and kákíyàn carry along gbogbo ẹjí bá ń sọ fún yín pé lọ fẹ́ yàwó láìjẹ́ ìyálé rẹ̀ mọ̀ kò fẹ́ dáadáa fún yín ó fẹ́ bọ ojú yín jẹ́ bóòlù mọ́ sí fẹ́rẹ́ ìgbésẹ̀ ìlẹ̀ fẹ́ lò tẹ́bà sí láyé má tẹ́bà lámì ogun tẹ́mì ogun ẹmùkọ́ sí dákírẹ́sì sílẹ̀ ó gba pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó díẹ̀ ẹ̀sìn fẹ́ ẹ̀sìn wá fẹ́ wá fẹ́ tó sí lẹ́yìn náà ń wò sọ pọ́ràn àyàn lọ́gbọ́ fẹ́yàwó méjì akásọ́dọ̀ràn àyàn náà ìyàwó kan gẹ́ sọ́ràn àyàn a kan ń bẹ nínú fíkíù èèwọ̀ ní kọfẹ́ ìyàwó kan àwọn kan kò ṣe ìwọ̀tàn yányán gbọ́nkọ̀dá kọfẹ́ ìyàwó kan àwọn kan gbọ́dọ̀ fẹ́ ìyàwó rẹ̀ ní kọfẹ́ ìyàwó bẹ́ẹ̀ ni mo fẹ́ fẹ́ méjì ẹlùmẹ́ èèwọ̀ ní kọfẹ́ méjì wọ́n gbogbo ilé ẹnìkan ní sí àwọn àgbàlagbà àwọn olóye àwọn àfẹ́ẹ̀sìn dáadáa láfẹ́ẹ̀sìn kọ́n tó dáìdá ìsìlá láfẹ́ practice kọ́n tó di ẹ̀yìn wàhálà míì ó sì pàtàkì tó ti yé especially àwọn obìnrin táàtí jọ ń bọ̀ àjọ ń ṣẹlẹ̀ ayé gbogbo tá bá fẹ́ ṣe akari wọn along tá bá ti pẹ́jẹ ká ṣe àwọn obìnrin rọ̀ ibá wá sí àríwá lánàá tó dúpá àrìn àrin bó ṣe káàrin ẹ̀rin bó ṣe kẹrin ó sì pàtàkì gan kò sẹ́ǹkà tó ti kọrí jẹ̀gbẹ́ máfẹ́ méje máfẹ́ mẹ́ta àìsọ pé káwọn obìnrin tí wọ́n wà lé wọ́n má gbà yàwó àwọn yàwó àgbà àwọn náà fẹ́ yàwó wọ́n gbà tó ti àtẹ́rà ọmọ ata bí tẹ́ńjẹ́ yàwó kejì ilé ọkọ àwọn mìtìmọ̀ sọ ni kò sí dú ọ̀dá ìyẹn ni mo fẹ́ ká mọ̀ ká kẹ́kọ̀ọ́ ọlọ́ba torí ní o wọ́n fẹ́ yàwó ni tá ma sí báwọn èèyàn bó la ṣe ṣe bó la rìn a bá yàwó sọ̀rọ̀ a sọ̀rọ̀ ìyàwó tí ń bọ̀ náà bó náà sọ̀rọ̀ ni ti wà a ní single a gbogbo ẹ̀ lọ́wà kò tí níyàwó kò tí lọ́kọ àìsẹ̀mìnà fún ó ní àti sẹ́sà ó ti nílé ọkọ tí níyàwó ó láṣẹ kò ìyàwó ń di méjì ìyàwó ń di mẹ́ta ó láṣẹ lùgbùsí ayé Islam ni solution gbogbo nǹkan wọ́n àwọn àlẹ́ nígbàtí ẹgbẹ́ ààrẹ court àjọṣe boyfriend girlfriend tó máa ń ṣe lójú ọ̀nà wọ́n ní pé báwo la ṣe máa dìtámì ìwà ọkọ yẹn àti ìyàwó yẹn tó dà ìbéèrè yìí ni mo sọ bá yín pé tí a bá ti pé a bá kẹ́kọ̀ọ́ bá àti fẹ́yàwó bá àti sẹ́sà ẹ má jẹ́ ìtàn yìí kí ẹ ṣe courtship fún 10 years kò gbígbọ́ ọmọ ìyàwó tó ń ṣe o ọ̀yọ́dọ̀ fẹ́fẹ́ òkú ọmọkọ sórí jọ ní àmà mara wọn jọ ẹbá délé tàbákọ́ wà ní lọ́nà Assalamu alaikum sàrọ̀ṣídà how are you dáadáa ni sáàlera ní 4 o'clock ní ọlọ́gbọ̀lọ́dọ̀ọ̀lọ́ ìbọn fọ̀ ẹ̀rì mi kíbọ̀ dúdú ti dé wọ́n wà lọ́nà yìí ó ti kí ni ó wà lọ́nà ni délé tán wàrí bí ṣe rí torí díẹ̀ ọ̀nà Islam lákàálẹ̀ tàbá fẹ́ mọ́yàn ẹni ó bá súnmọ́ wọ́n lọ wádìí níjọ́ kan ẹnìkan ló fẹ́fẹ́ yàwó lásìkò Umaru ní ìtàlọ́mọkùnrin ẹnìkan sì bọ́ta olóòmọ olóòmọ ìwọ́ rẹ̀ rí wọ́n lá àjọsùn mm, ẹjọ́ sí ìrìnàjò rí onílá owó pa ọwọ́ rẹ̀ pọ̀ rí onílá orí bí inú ẹ̀rù ńlá mọ́dìmọ̀dì jù kòkó wájú ọkàn rí masárájí máa sí Allahu Akbar sẹ́mẹ́lá lè máa ní Akbar ọmọ o yẹ máa wádìí ni a ní wádìí ó ti ẹ̀sẹ̀ rí inú àwọn nǹkan tí inú Islam àwọn nǹkan tí a compromise ó dágbé recommendation lọ́dọ̀ àwọn àfó ní hadith wọ́n pín ká ilé mú jẹ́rọ àtàdé tí a máa fi yí àwọn àfáàwò inú ẹ̀ inú ẹ̀ a máa fi ń fẹ́yàwó tí a bá ní àfábọ̀rọ̀ ṣéde ẹnìkan ní wá sọ olùmẹ́fẹ́yàwó máa sọ positive and negative tí ó ti hàn sí àìdọ́gbọ́n sí níjọ́ kan pìlá òdélé àná pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀ ọ̀rẹ́ fẹ́fẹ́yàwó láwọn ẹbí ẹ̀ ò bá ní wọ́lọ̀ rẹ̀ oníbẹ̀ ni afẹ́mọ̀ rẹ̀ rẹ̀ <laughs> ẹ má fọmọ fún <laughs> ọmọ yí ojú lórí ọ̀rẹ́ mi lé o <laughs> mọ́kàn mọ́ lè jẹ ni ọ̀lẹ́sìn tó ara ní ó sọ gbogbo ẹ̀ gbogbo negative àwọn àná mi ní báyìí wọ́n ní ń gbà tọ́lọ́ ti fi wọ́n ti tó sì mẹ́nìjẹ àwa torí ẹ̀ fún lọ́mọ wa Allahu Akbar Allahu Akbar lórí díẹ̀ a kìí tó bá jẹ́ àlébù kódà tí a bá tànyàn níyàwó tànyàn lọ́kọ nínú ṣẹ̀rẹ́ Islam tásí bá wá padà tú odi ọ̀rọ̀ oníkéèsì nílẹ́jọ́ tí ma fẹ́ fẹ́yàwó ní ìsìnkú tó bá jẹ́ àlébù mi láti sọ fún un ó náà sálébù ààrẹ fún mi ó sì pàtàkì gan kódàgbà mí ń bẹ wa máa obi obìn nínú ẹ̀sìn tó bá dójú ẹ̀yà máa sọ pé ìyàwó tí mo fẹ́ o gbọ́dọ̀ bá bà lé díẹ̀ yẹ́lẹ̀ fi ṣe condition níjọ ohun ó wà ní fíkì àwọn àgbàlagbà obìnrin ó sì lọ wọ́n lọ wo tí a mọ̀ bíbà lé wà wọ́n ní bà hmm. lé wọ́n mọ́ tara àrìn mọ́ wọ́n mọ́ tara ọyàn mọ́ wọ́n mọ́ tara gbáyà àmọ́ yẹ wọ́n wà lọ bẹ́ẹ̀ wò sí ìbálẹ̀ ń bẹ́ẹ̀ tó pé tó bá yẹ pé ìbálẹ̀ ló béèrè fún jọ́nà lọ́hùn tó bàbá balẹ̀ ń díẹ̀ yọ padà sílé bàbẹ́ ní jọun tí wọ́n báyé ti dàrú asẹ́sẹ̀ ń sún díẹ̀ díẹ̀ sún díẹ̀ díẹ̀ lábẹ́ kó débi tí ó wà yẹn lórí pé ń gbà tó di pé lánàá fi létí gbóyà pé a ní sítawa báyìí níjó tó bá pàdé sẹ́ ẹnìkan ọba sùn tó fi èdò ní láti máa ń pa àwọn èèyàn bí ó ṣe jábà lè di ìyàwó ẹ̀ ọ̀kan bọ́dà kan jẹ́ ṣeéṣe kò rí ṣe bí ọ̀sẹ̀ kan wọ́n ní kó wá wálé ọ̀dọ̀ mi wọ́n àti ìyàwó ẹ̀ olè ìyàwó mi ẹ̀lọ́kọ́ ìyàwó mi náà kọ́kọ́ Allahu Akbar. Nígbà àtàrí sí mú ní padà lé ẹ̀lọ́ yanjú ẹ̀, bá rí yanjú mú ní bó ṣe rínú gbogbo ẹ̀ láfà àti wákọ̀ wà àwọn ọmọ kí wá nígbẹ̀ lákọ́ wọn gbogbo ilé ẹ̀kọ́ ni ẹ̀sìn wa fẹ́ torí ẹ̀ tàbá tí ń gba àwọn Islam díẹ̀ díẹ̀ a máa padà sí pìlẹ̀ ẹgbẹ̀lẹ̀ Yorùbá náà Yorùbá ka ìbálékún gbogbo ilé ayé dàrú nìsìn náà wọ́n ní ṣé obìnrin tí ọkọ ẹkọ sílẹ̀ fún ọjọ́ pípẹ́ ó ti kọ sílẹ̀ gan-an wá padà wá fún ẹkùn òjò ẹ̀fẹ̀ ṣé lè fún yàn mọ́ ẹ̀fẹ́ yàn fẹ́ àwọn kan bẹ́ẹ̀ ó ní aláti wádìí ṣe ń jọ kọ́kọ́lẹ̀ só bínú ni ṣe jọ kọ́kọ́lẹ̀ ọkọ́ lóhun ti kọ̀ ó pronounce tọ́láàkì tọ́kọ́ bá ti pronounce tọ́láàkì tó bá ti pé oṣù mẹ́ta lẹ́yìn ìgbà yẹn gẹ́gbọ́n mọ́jẹ̀ tó wà ń bẹ̀ kìí sí àwọ ẹ̀ ma pẹ́pọ́ wọ́n sẹ̀ sákìdò tuntun ni

wọ́n ságìdò tó tún alhamdulillah àkọ́kọ́ ń ní pé ọkọ tó bá jẹ́ bá ń sọ̀rọ̀ yẹn ẹ̀ṣẹ̀ ló ń dá inú ẹ̀ṣẹ̀ àwọn mùsùlùmí gbogbo tí jẹ́ ìnáwó lé pátápátá ọ̀rùn ọ̀pọ̀lọ́wà ẹjọ́ tánà bí dá kìí pé ọgbọ́ ní pàṣẹ́ntéjì kan ẹ̀sìn musulumi mùsùlùmí ò tánàbí mú wá ọ̀ èmi rò pé irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ọ̀dá kóbi fi pamọ́ tí ipa ọ̀rọ̀ bá kọ́kọ́ ẹ̀mọ́ kó fi lọ àwọn èèyàn tí ó ọkọ ẹ̀ òwú ń dòkè pé ìnáwó ta náà tàbí ló ní obìnrin lè ràn lórí ni tí yàn bá sì gbà bẹ́ẹ̀ hmm. ọlọ́mọ́ràn yàn lọ́gán tó bá gbà pé mi yí o èmi máa máa gbọ́ bùkátà fámílì mi ìrẹ́ ọlọ́run lọ́lé lórí ọlọ́run yàn lọ́lé lórí bó ṣe rí nìyẹn ìgbésí ayé àwa ìjẹ́ àmọ́ bẹ́ẹ̀ ẹ má fi ìgbésí ayé ti sọ́dọ̀ obìnrin ẹ fi sọ́dọ̀ ọlọ́run ọlọ́run sì ràn wá lọ́wọ́ Thank you obìnrin tó sọ pé òun kí ń pín ẹyin jẹ ẹkùn ọlájọ ara òun ló fi pa ààbẹ̀ náà ni a sì kí ni ààbẹ̀ náà ni ìgbà mí ń bẹ èyàn méjì lè jẹ́ yín kan èyàn mẹ́ta lè jẹ́ yín kan èyàn mẹ́rin lè jẹ́ yín kan ààbẹ̀ náà ni pé tó ẹjọ́ ẹfúnpá ń fẹ́ lómìnà jẹ́ ń bẹ èyí tí wọ́n sọ ni wípé ọkùnrin kan wà ó dáyàwó ẹ̀ lókòwò tó tó ń gbọ́ bùkátà oko tí mọ́ dẹ́ yìí o ohun tó jẹ́ ìnáwó ajá mú nílé yìí o òun náà ni o mọ́ wá béèrè pé ṣé òwò yẹn sì lọ́dé bá ti lọ déédé ọkọ ti sojúṣe ó ṣe lẹ́ẹ̀kan náà nù tí òwò yẹn bá wá tún jù ẹ lọ tí wọ́n ń rèrè ń bẹ̀ òun náà ló sì ní ọkọ̀ òbèrè ní ọwọ́ ẹ̀ òtògbò ẹ̀ pọ́lá pé kí náà wá lọ́ọ̀lẹ̀ tó gbọ́nà tó gbà lọ́ọ̀lẹ̀ rèé kìí ṣe àìníkàkún ìyàwó ìyàwó tó tẹ́ kó ṣe wá lọ́lẹ̀ ọ̀nà ní kí ọgbọ́ tó ràn lọ́wọ́ lè ní orí ìjọba tó gbọ́ ti gbọ́ bùkátà ó ti ojúṣe rẹ̀ kò sẹ́ ní ìdíkó tó máa retí lọ́dọ̀ ọkọ mọ́ àbí tó bá wu ọkọ lóògbé mọ̀kà tó fẹ́ dẹ́yàwó mi ní ọlá ọ̀dọ̀ àlà